Ẹbí mi ni ẹbí Adédìran. À ń gbé ní ìlú Ìbàdàn, ní àdúgbò Ìyágànkù. Bàbá àti ìyá mi bí ọmọ mẹ́rin. Àkọ́bí wọn jẹ́ Adéolú. Ọmọdún méjìlélọ́gbọ̀n ni wọ́n. Apògùn sì ni wọ́n pẹ̀lú. Wọ́n ní ìyàwó. Orúkọ ìyàwó wọn ni Gbémi. Wọ́n bí ọmọ méjì, Doyin àti Yétúndé. Ọkùnrin ni Doyin Doyin jẹ́ ọmọdún mẹ́rin, Yetunde sì jẹ́ ọmọdún méjì. Ọmọ kejì tí bàbá àti màmá mi bí ni Bímpé. Bímpé jẹ́ ọmọ ọgbọ̀ọ́dún, dókítà ni wọ́n ṣùgbọ́n wọn kò tíì fẹ́ ọkọ. Ẹni tí ó tẹ̀lé Bímpé ni Jídé, ọmọdún mẹ́rìndínlọ́gbọ̀n ni wọ́n, agbẹjọ́rò ni wọ́n. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ọmọ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Rónkẹ́. Ronke jẹ́ ọmọ oṣù mẹ́ta, èmi ni àbígbẹ̀yìn nínú ẹbí mi, orúkọ mi ni Àbíkẹ́, mo jẹ́ ọmọdún méjìlélógún, mo wà ní Yunifásítì ti ìlú Ìbàdàn, mò ń kọ́ nípa ẹ̀kọ́ ìṣègùn.